ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدعو الله سبحانه وتعالى أقرب لك ياتي بإخواننا ومحمد صلى الله عليه وآله وسلم حديث تكون عن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبح حتى تطلع الشمس ولا صلاة بعد العصر بعد العصر حتى تجيب الشمس متفق عليه ولفظ مسلم لا صلاة بعد صلاة الفجر وله عن عقبة بن عامر ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن وأن وأن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازرة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تزول الشمس وحين تضيف الشمس للغروب والحكم الثاني عند الشافعي من حديث أبي هريرة بسند ضعيف وزاد إلا يوم الجمعة وكذا لأبي داود عن أبي قتادة نحوه حديث يتي أفكا فرعانيني ونو شكلي كوي وفي سورة دي نقا أو أوقات النهي أو تانتي àlèṣe ìjọsìn léyìí tí nùsùsù wọ́n fi pé ẹmẹ́sì ìjọsìn láwọn àsìkò yìí ẹ̀rù bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sọ̀látù sọ̀látù àdúwọ́ àmì pé kínáǹgbé tí eh, inda zawari shams a ní pé tí òun bá wà ní àtàrí gẹngẹgẹngẹ tẹ́mù yẹn náà kọ́wù táìmù náà ní ṣùgbùn ẹni pé àti àṣàrọ̀ sí àkọ́tù náà gẹ ní àwọn gbogbo tí ó kọjá atọ́ ṣàlàyé pé tó bá ti di èyí asir a ní pé kí ẹ kàwọn ìdí ma ṣe náfílà bí wọ́n fásàlá pẹ́ ní sí tó bá jẹ́ náfílà tí lè mọ́kọ̀ yídá náfílà tó bá jẹ́ kí masjid bí tó bá ti lọ mọ́sálásí ẹnìta tó bá ti wọ́n nìyẹn àmọ́kọ̀ kà dédé ma ṣe náfílà rárá ò lè ṣe láwọn awqat an-nahyi àkọ́kọ́ ni pé hadith méjèèjì tí wọ́n mú wáyìí in ta kọ́ṣe ni hadith àkọ́kọ́ ó wà ní sahih al-bukhari ẹlẹ́ẹ̀kejì náà ń bẹ nínú sahih muslim so méjèèjì nǹkan kò sí kò bá rù lórí rẹ̀ ẹjẹ́ kí sọ̀tún aláàkọ́ àtẹ́lẹ̀kejì kí wá sọ ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta àtẹ́lẹ̀kẹrin o ni pé àdífẹ́ ẹlẹ́ẹ̀kẹta àtẹ́lẹ̀kẹrin ẹ̀ ń kọ́ méjèèjì ń kọ́ ọ̀lálàáfíà ògbìnlẹ̀ lọ́dọ̀ nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ àdífẹ́ aláàkọ́ ni pé Abu Sa'id al-Khudri radiyallahu anhu tanu àwọn sahabi annabi ó ní mo gbọ́ tí annabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ wípé la salata ba'da subhi hatta tatlu ash-shams kò sí ìrun lẹ́yìn àṣùbá àyàfi tí òun bá tó ṣe kíni tó òun bá tó jáde wala salata ba'da al-asri hatta taghiba ash-shams kò sì sí ìrun lẹ́yìn alásàrì àyàfi tó òun bá tó wọ̀ àsìkò méjèèjì lafdu titi muslim onípe la salata ba'da salati al-fajr ẹ lẹ́yìn àwọn ìwọ̀n súrí bá ṣe kírùn tán yìí títí tó wọ́n fi ṣe kí ni tó wọ́n fi yọ náà wàláhù gẹ́gẹ́ bẹ̀rẹ̀ nínú sahih muslim náà wà ní bẹ̀bá kanáà látọ̀dọ̀ Uqba bin Amir ìkanínú àwọn sahaba ó ní thalathu sa'atin kana rasulullahi sallallahu alaihi wasallam yanhana an nusalliya fihinna àwọn àsìkò wa an naqbura fihinna mawtana àdẹ́lìsì ma sọ fún ẹ má sin òkú láwọn àsìkò yẹn àkọ́kọ́ ni hina tatlu ash-shams bazigatan hatta tartafi'a nígbàtí òun bá ṣe kí ni tó bá yọ tó bá wà ní àtàrí a kí náà pé a ń wá sí àlàyé àwọn kalimatun jadida mẹ́ nínú ẹni ẹni hina yaqumu qa'imu dhahira hatta tazula shams àsìkò iná táìmù aláwọ̀kọ́ yẹn táìmù after isha after salatul asr táìmù lẹ́kìdí ó kọ́ nígbà tó bá yá tàrí tàà sọ́lẹ̀ kan ní wàhíìná tàdọ́yàfù shamsu lil ghurub àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbàtí òun bá ti ọ̀rẹ́dì fẹ́ wọ̀ àwọn ilẹ̀ tí wá táwọn olùgbọ́ sàlàyé nípa àwọn gini o ní pé àwọn àwòkọ́ọ̀tì yìí o gẹ́bà ṣe sàlàyé síwájú àwọn àwòkọ́ọ̀tì yẹn àwọn tó mọ́ ń jọ́sìn fún oòrùn àwọn àsìkò yẹn wọ́n mọ́ ń jọ́sìn islam wá fẹ́ kádà bí wọn tó ti pàwọ̀ ìjọsìn fún oòrùn àmọ́ islam wọ́n gbé gidi gbogbo ọ̀nà tó bá lè gbà ká máa jọ àwọn kèfèrí islam fẹ́ ká jọ àwọn tání àwọn kèfèrí náà so ziyada tó wà lọ́dọ̀ imam ash-shafi'i tan wal hukmu thani 'inda shafi'i min hadith abi hurairah bi sanadin da'if ibn hajar náà ti yẹn pé sanadin da'if sanadi ẹ̀kọ́ kòrìnlẹ̀ ipé ziyada kan wà mẹ́gbẹ́ illa yawmal jumu'ah wọ́n ni túnlẹ̀ pé ziyada yíkọ́ wọ́n sọ páwọn àsìkò yí alékírùn bẹ́ àyàfíjọ́ ipé alékírùn bẹ́ àfíjọ́ jímà tí ó túnmẹ̀ ní pé jọ jímà kò ní sí wájú láàyè wọ́n ni ziyada ẹ̀kọ́ kò lálàáfíà òyìnbó rẹ̀dà náà Muhammad sallallahu alaihi wasallam Sheikh al-Albani rahimahullah wọ́n dọ̀ àfáàrí so imam shafi gba ni musnad wa amma hadith da'if wàkẹ́dà lè Abu Dawud gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà ni látọ̀dọ̀ Abu Dawud an Abi Qatada tanahuhu Abu Dawud náà gba orú nǹkan tó fẹ́ jọ bẹ́ẹ̀ wá ìsinádìí ẹnu òṣèké ni kò fi ẹsẹ̀ Ibrahim bin Abi Yahya وإسحاق بن عبد الله بن أبي أبي فروة وهما ضعيفان قال أبو حاتم إبراهيم ضعيف وقال الأزدي منكر الحديث وأما إسحاق فقال زهري يرسل الأحاديث وقال ابن سعدي يروي أحاديث منكرة ولا يحتجون بحديثه أتي شلائس وجو نبي ìjòkó رسول الله إليه gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni public

àmọ́ tó bá gbé kò bá fẹ́ ní ọmú ẹ lọ́la fẹ́ mọ̀ bá lọ́gbọ́n sọ ìsí ẹni sọ yìí nìkan ẹ̀tù ní ọ̀rí ìfìtúlélẹ́ yìí kìníkàkìní kan bí i pé ìfẹ́ nínú wọ́n fi ń sọ awásàlàyé but summarily o ní pé kìníkàn bẹ̀tọ́ pé ní ìsìnàdù hadith in reality matinu ọ̀pọ̀lọpọ̀ wọn sábà rí ṣọ́bẹ̀ ìta nǹkan yíba matinu ni imamu Bukhari tàbá ní pé imamu Bukhari gba hadith yẹn wá ìtumọ̀ rẹ̀ ní pé imamu Bukhari òun kọ hadith yẹn kalẹ̀ látọ̀dọ̀ ó gbọ́ látọ̀dọ̀ ṣéèkù rẹ̀ á ṣéèkù rẹ̀ ó ń gbọ́ látọ̀dọ̀ ṣéèkù tiẹ̀ ìyẹn wá lọ tó fi dọ́dọ̀ àwọn tàbí ríhùn ẹgbẹ́ fún ìyẹn Imam Malik ẹgbẹ́ àpẹẹrẹ nínú Muwatta Imam Malik Imam Malik Imam Malik wọ́n gbọ́ àwọn àhàdìsì lẹ́nu Nafi'a Nafi'u ní Mawla Ibn Umar ni òun sọ́dọ̀dọ̀ Ibn Umar so náfíù ní àwọn òkè sí náfíù sẹ́ni ilé náfíù àti ìṣẹ̀lẹ̀ ṣe olódodo ni àbí ìṣẹ̀lẹ̀ olódodo àwọn àìmọ́tù ìjáhì tààdìrí wọ́n ti wá kọ gbogbo àwọn kí ní iye kalẹ̀ àwọn tó ṣe kí wọ́n lè pẹ̀lú àwọn òwúwátí wọ́n mọ ìwà wọn dẹ̀ bọ̀gbọ̀n tó máa ṣe wọ́n mẹ́ tó jókòó ọ̀nà wọn èyí tó jẹ́ nire àti èyí tí ìṣẹ́ nire bẹ́ẹ̀ wọ́n ti wá ókè à náfíì à olódodo ni òkè ń parọ́ náfíì ní òun gbà látọ̀dọ̀ta ni Ibn Umar ibn umar ní sọ̀hábí ni àyín tí ẹkí wọ́dì nípa àdálà àwọn sọ̀hábà àyín wọ́dì nípa kí ni àdálà àwọn sọ̀hábà àyàfi àwọn shawaz min al-khalq nínú àwọn ọ̀tá ọlọ́wọ̀ àwọn ẹlẹ́bí táwọn ń tíra láti mọ́ tọ́tí àdálà àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí àwọn duat àwọn mafakiri ànẹ́lì mú rí kí náà ń gbé ìkanú àwọn afá wọ́n ṣe rọ́dù fún kan ẹnìkan tí ń bú Uthman bin Affan Abul Ala al-Mawdudi àti Sayyid Qutb àwọn ọ̀daràn méjì wọ́n bú Uthman bin Affan radiyallahu anhu wallahi bàbá sí ìṣòro kan ipé bóòrò sí mọ̀ bú Uthman kayf kayfa tasubbu Uthman bin Affan wọ́n lẹ́ bàbá òun bàtán bẹ̀rẹ̀ sí mọ̀ sọ́rọ̀ pé ah, ó sì pẹ́rẹ̀ rẹ̀ mùsùlùmí ó sì gbáwọ̀ sàhábà náà Muhammad sallallahu alaihi nepotism àwọn social justice lóò àwọn oníká protesti against àwọn ìjọba kódà sẹ́yìn ìkútó aljahil òun tí ẹ̀ òun lálà sí ó fẹ́ bú ìsmọ́nù pa ó ní ìsmọ́nù ti dàrúgbó ká tó gbé khilafa fún ìsmọ́nù tí òun ti ń ṣe má ìwọ̀n kọ́ àwọn fámílì rẹ̀ sórí orí àbàmí ò má yà náà kọ̀ntó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in tó sin sáàrẹ̀ pé olóòdò ni wọ́n aláìmọ̀kaníwá possibly bóyá wọn náà wà nínú àwọn tọmọ ń sọ wípé eh,

gbàbẹ́ i'tarif bi nafsika bil jahl i'tarif ala nafsika bil jahl fẹ́ká gbà ipá olódo ni mí ìmọ̀ kankan èwo ní ká máa pé mo lè mọ́mọ̀ gbogbo tó mo lè mọ́mọ̀ tó dá o àmọ́ mo mọ́ tí ọ̀dá ah mo lè mọ́mọ̀ tó dá o àmọ́ mo mọ́ tí ọ̀dá hádà kadhib wàtàláhùn wíwàtí ẹ̀bá kẹfìlá tó bá mọ́ tó dá bóòrò sí lóòmọ́ tí ó dá èyí tí wọ́n rò bí àwọn ọ̀dá tó bá wà ní tó dáun èyí tí wọ́n rò bí àwọn ọ̀dá tó bá lọ wà ní tó dáun kọ́ hakada so àwọn sahaba udul la natakallamu fihi kódà nínú ahli sunnati wal jama'ati oní wípé fi ma shajara sahaba wala ya kódà àwẹ̀ yìí tàbákan ń sọ bóyá ah, ọ̀rọ̀ wá kàbẹ̀ kí chai ó sì yẹ ká sọ kí ní yíò a kàn sọ nẹ̀tàkàlàm wà nà mú mọ̀rọ̀ àléyìí mọ̀rọ̀ kódà yìí ló bẹ̀rẹ̀ adájọ́ ipé à ní tí àdíwá sí rẹ̀ àà tí ó sì àwọn àìṣà fún ajáde ẹ ogun ẹ Jamal àti sifin kí ló dé tí àwọn àìṣà fún aṣẹ báyìí à ah, zùgbẹ́rì tó yìí tí zùgbẹ́rì se yóò dá náà ah kí ló délé fi alọ́jọ́ ìyàwó kílẹ̀pẹ̀ Muawiya ah ibẹ̀ lẹ́tì mẹ́rin tọ́mọ̀ fi ẹ̀sùn khiyanati sọ́dọ̀ Abdullah eh, kílẹ̀pẹ̀ Amr bin al-As qatta Allahu lisanakum ọlọ́wọ́ di ahánì ti yóò wa láti pìlẹ̀ díẹ̀ Ànábì ti yóò wa ṣẹ̀ríà tó mọ̀ pé ìkàbá yóò ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà ó ti wá jóyé wa wípé ìdàdúkìrọ̀ ashábí fa'amsikú tó mọ̀ ti dáka wọn sàhábì ní fa'amsikú ẹ̀yà ara ṣíṣú a níbi jí pé látẹ̀ súnbò ashábì ẹmọ́bù àwọn sàhábì ní o àmọ́ tó bá ń kàwọ kútùbù dọ̀láàlà tí ra ọ̀ tó ṣe pé wọ́n rè ní west sẹ́yìn kútùbù tàǹsọ̀ yìí ẹni net river ọ̀dọ̀ àwọn ọkọ̀ gbogbo ideology sí gbogbo ideology eh, Marx Lenin gbogbo àwọn ideology àwọn ófẹ́ ra wọn Stalin gbogbo àwọn ideology socialism communism capitalism ló mọ̀lú àti rẹ̀ ṣe ma alim fi tọ́rù pùlùfẹ́sẹ̀n àbí fi dọ̀lá ilẹ̀ fi dọ̀lá ilẹ̀ bẹ́ẹ̀tì lè tó kọ̀tọ́ lọ fẹ́ ṣe ah, so àìmọ̀kan ní kó dábàpá ilé ìgan tó bá gan bí ègbódó spòdù kódà kò jàrá kódà ó lè rí kẹ̀kẹ́ nínú àwọn akọrin àfà rẹ̀ so àwọn sọ̀hábà ó lọ òdúrùn ládàtàkálà fi ìwọ tó bá ti sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà mọ̀ pé ó ti fira rẹ̀ ó ti gbéra rẹ̀ fọ́rọ̀ wá láti ni ó ti àbáhà ó ti fún wa ní ṣẹ̀ríyà bákì láti sọ̀rọ̀ parí lẹ́nu ni di annaka tatakallam fi man huwa hawla minka àwọn sọ̀hábà ẹni rẹ̀ ni wọ́n ìwọ orí narration ibn Mas'ud ni àwọn afáàni ọmọ fún ìmọ̀ fún ìlànà ní sallallahu alaihi wasallam ó ní inna Allaha nadara fi qulubil ibad fawajada qalba Muhammadin khayra qulubil ibad فابتعثه برسالته أو فاصطفاه لنفسه فابتعثه برسالته ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم فوجد قلوب أصحابه قلب خير قلوب العباد فجعلهم وزراء نبيه يجاهدون في سبيله فما رآه المسلمون حسنا فهو عند الله حسنا وما رآه المسلمون سيئا فهو عند الله سيئا من الله بأوه كوية ويكي وكانبه محمد صلى الله عليه وسلم ونفي الدجنين وكوية lẹ́yìn ìgbà yọ́lọ́ tí wọ́n wọ́ kàwé lẹ́yìn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wà bí kọ́kà wọ́n sọ̀hábà wọ́n ní fi ń dájú nínú kàwé ọlọ́run wá ní ọ̀nà tó jẹ́ mínísítà òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tó bá wù bí àwọn fi àwọn àwọn tó bá gbádùn lórí ẹsẹ̀ ọlọ́bọ̀ wà fi ọlẹ̀ abẹ́dà ní pọ̀sílù bẹ̀ so n tó ń torí àdífì nǹkan ẹwà wo wọ́n ní níbi ìsìnàjì yíò ẹnìkan wà bẹ̀tẹ̀ ń pè ní Ibrahim bin Yahya ẹni yíò kọ́ ni ó sì wà nínú narration Imam Shafi'i ìtumẹ̀ ní pé máa jàlá láti Imam Shafi'i a lè gbára lé ọ̀rọ̀ yìí kí nìdí ọ̀dọ̀ ọ̀tálẹ́ ti gbọ́ ọ̀dọ̀ ẹni tẹ́ ti gbọ́ yìí à ẹni yóò lálàáfíà ẹjọ́ sẹ́gbẹ̀ẹ́ àdífì àìpé ó ti gẹ́nu because òun ní connection tó wà láàrin wọn àtẹni ọ̀dẹ́ tí wọ́n ti pọ̀ ó yíba yà rí àhà níbi ẹlẹ́ẹ̀kejì náà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà wọ́n lẹ́ni tán pè ní ishaq imamu zuhuri nínú àwọn imọ̀tún jẹ́rù tàdé wọ́n sọ pàrẹ pé èyí lè fi àdífì rẹ̀ ló jẹ́ káwẹ̀ gá àdífì méjèèjì yóò tó ń bẹ̀rọ pé ìjọ júmọ́ nìkan ẹ̀ pé àdífì ẹ ó ti gbé òkú wá fún àmì àbí ìdájọ́ kan ti dé fún wa ìdájọ́ ni pé tó bá dìjọ́ jímọ̀ kò sí wákù láàyè nítorí ìstìfìnà wọn mẹ́pẹ̀ ìlà yàwó máa alìjùmọ̀ àgbà ojú ọ̀nà tágbà tíré sàdísì lọ́dọ̀ ànẹ́bí ó ti ní fọ́tì òun náà fi máa ní pé ó ti wà kẹ́ni yóò da'if hadha hadithun da'if ó ti wà weak kò sí gbára ní ẹ̀tìmọ́lù ti wà pé ànẹ́bí ni mọ́ sọ̀rọ̀ yìí so afẹ́ kan drop ẹ̀ ni a wà lú àwọn èyí tọ́ka balẹ̀ láti máa lóò síwárí àwọn àhàdìtì bá ṣe ń kírun bá ṣe ń gbáwẹ̀ bá ṣe ń yọ sàká bá ṣe ṣe ogbọ̀ ẹ̀ bá ṣe gbá ogbọ̀ ọ̀nà wà lè léyìí o bá ṣe gbà wá ní o bá ṣe ń wò lẹ́yìn kọ̀ọ̀kan náà ní pé ilé ìgbà ilé lọ́wọ́ ilé kàzáàbù lélẹ́yìn náà ó pòó lélẹ́yìn ẹ̀yọ́ kò bí àdíf àti pé àdíf tó kù rọ́yẹ̀ wà ṣe pé àpò gbogbo àwọn tó wà mẹ́yà àá kò sí ọkàn balẹ̀ lórí bóòlọ̀ kẹsẹ̀ bá lè ṣe ọlọ́rọ̀ nítorí kùránì tí ó bá pé ìjá ọkùn fásikùn dìnàbá èyí fatabayyanu ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tó bá jẹ́ fásikì ẹ̀dá tó bá mọ́rọ̀ wá òun la máa ń dúró pé ah, ara wù á sì wá dìnà kàtó nígbà àmú ìtumọ̀ ní pé tó bá jẹ́ ádùn òun náà gbọ́ta nẹ́bí sọ báyìí a kọ àdífì mú kalẹ̀ lójú ẹsẹ̀ ní a ẹni ilé ẹ̀kọ́ èyẹ tẹ́kí bí ẹni bílẹ̀ nìyẹ tó ń dọ́gbọ́n ọlọ́ọ̀bá ó tún wá sí hálẹ̀ fáwọn èèyàn ṣẹ́dàkùn ibi tàti Allah bọ́dàkùn àwọn ọ̀wà wallahi ká kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn ká sì lọ nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ká mọ̀ pé ẹ̀sìn ọlọ́ọ̀bá ò sí máa ń sọ pẹ̀lú ọgbọ́n orí tàbá ti ń sọ̀rọ̀ nípa hadithi importance àti pàtàkì tá ní láwùjọ àwọn láyé láti wáyìmọ̀ a ní bùkátà tó ní agbára sí ká wáyìmọ̀ àìwáyìmọ̀ yẹn káàkù bóyá àkàfẹ́ mọ́ lo scope àwọn òwe yóò bá lákàmọ́ lò ẹlùmí ò ní èmi ò kéwò àbúmọ́kí ọgbọ́ orí ó sì lóò kéwò lóò kí ọgbọ́ orí kí ní ọgbọ́ orí náà fi sọ ọgbẹ̀sẹ̀ yóò bá lẹ́sìn lọ́nà sọmọ pé ìmọ̀lọ́lá dí ní ọgbọ́ orí ògbé ó sì ní ọmọ ní kẹ́ onímọ̀ sọ fún ẹgbẹ́ àwọn òwe Yorùbá ẹ́ eh? onímọ̀ ní pé kí náà gbé eh, lóòtọ́ ibi ògbọ́lágbáwá kó náà ìdí katira àmọ́ mo nímọ̀ tafsiri ìkanu wọn sọ bẹ̀ public religion ó ní èmi ò kéwù kúrò náà sọ fún èmi ò bá yí ma ilé kalágbáwá àmọ́nà ń fún mi nímọ̀ tafsiri ìmọ̀ ṣe ìtọ́nì lórí èkèsí mọ̀ tafsiri nítorí pé so ọgbọ́n kò ń sọ ọgbọ́n náà fi ń lò irú ọ̀rẹ́ tàn sọ yìí náà ọgbọ́n táwọn èèyàn fi ń sọ̀rọ̀ náà ni ìká mo lè mọ̀ pé mo lè mọ̀ pé tọ́lọ̀ sọ ilé yìí àmọ́ mo mèé tí ò sí mẹ́ mo lè mọ̀ tọ́lọ̀ sọ àmọ́ mèé tí ò sí mẹ́ rárá ó yẹ kó mèé tọ́lọ̀ sọ ni ó mèé tọ́lọ̀ sọ ó wà mèé tọ́lọ̀ èyẹ mọ́ ń kọ́ gbogbo ẹni sórí tí wọ́n rò ó ti sọ kó ní mà èyí tí wọ́n wá wò bí á kò sí mẹ́rún bóyá wà wà mẹ́rún àbí kó jẹ́ pé òmúm àti òfòsúsù wà fún bóyá kìí sí gbogbo gbà ní òdí símbẹ̀ o kí ọgbà tí wọ́n mọ̀ kẹta nínú ìṣòro bóyá ìtí wọ́n pẹ́ kò símbẹ̀ yìí bóyá kò símbẹ̀ ní àwọn hálù kọ̀kan ni yóò wà ń bẹ̀ láwọn àwárù mi àbíkú jẹ́ kí bóyá kò símbẹ̀ pẹ̀lú gbogbo sífà rẹ̀ ìgbà míì ní ẹ̀yìndàdọ̀rúrọ́ ó lè wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tàfàṣírù tí mọ́ wà níbẹ̀ àkámù ṣàríyà àmọ́ ìwọ kàn mọ̀ pé ah eléyìí kò sí ń bẹ̀ tàbá mú àyà kan wá fún ọba ìkàwà ní ojú bóyá àyà kan wọ́n ti rí ẹ́ ìjàmọ́ sọ fún wa pé ẹ̀nà ọ̀rọ̀ ọgbọ́ kí wọ́n gbọ́ ìgbòkúgbọ́mọ́ èyí tó bá ní pé èyí tó bá ní àkídà pé èmi o kò sí lẹ́tọ̀ ẹni tí ìlẹ́gbọ́ ẹni yóò sọnù jù gbogbo ìdọ̀tí ayé ọkọ̀ rẹ̀ yọ́wà because ibi tó ti gbọ́ ilé ìsọkúsọ wọ́n tó nímọ̀ bóòlù ìfẹ́ yọ tó bá nímọ̀ ó mọ̀ pé kọ̀ọ̀kọ̀ gbọ́wọ̀ púpọ̀ gan

وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام